والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته نعم إبتي أديني بإشياء لأيتر العقيدة المختصر العقيدة الإسلامية ti sheik muhammad jamil zainu náà ni as-sunnatu wal bid'atu as-sunnatu wal bid'atu nínú nǹkan tó yẹ kí àwọn musulmi kí a gbígbóyí kí ẹ̀sìn wa kó lè bá jẹ́ nǹkan tí ó lálàáfíà tí ó dẹ̀ jẹ́ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu so àkọ́kọ́ ni pé ma hiya albid'atu fi din kí ni kẹta wọ́n ń pè ní albid'atu nínú ẹ̀sìn tó bá ní pé kí ni yí albid'a ni ṣe dízláàdù gan bid'a gan ni yìí ṣe ọ̀rọ̀ kan tí ó ṣẹ̀ṣẹ̀ dé ni tí ó sínú Qur'an tí ó sí nínú ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam ni àbí ọ̀rọ̀ tánàbí gẹ́gẹ́ fún ààrẹ tí ẹ sallallahu alaihi wasallam tánàbí dẹ̀ ma ń sọ àwọn ìlara ni gbogbo náà ni so albid'atu fi din kullu ma lam yakum alayhi dalilun shar'iyyun in tan pè ní albid'a nínú ẹ̀sìn ohun ni ká tó ṣe pé kò sí evidence kankan nínú ẹ̀sìn Islam tó tọ́ka lórí nǹkan te yan ṣe yẹn yálà wí pé tó tọ́ka lórí pé bí ma ṣe gangan ni àbí tó tọ́ka lórí pé be ṣe ń ṣe yìí àbí tó tọ́ka lórí kí bóyá èyàn fi òǹkà kasi ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn forms tó lè gbà kó gbé jáde lè tí kò dẹ̀ sí eh, evidence kẹta fún nínú ẹ̀sìn Ọlọ́run Ọba lọ́lọ́bìn sọ ní Kùránì pé amlahum shuraka'u shara'u lahum min ad-din ma lam ya'dhan bihi Allah Ọlọ́run sọ ní Kùránì ní Suratu Shura pé sáwọn lẹ́bọ̀ yìí sí wọ́n ti ní àwọn shuraka'u ni sẹ́ ti ní àwọn bí àwọn tánmú gẹ́gẹ́ tánmú tí wọ́n wá ń bá wọn formulate ẹ̀sìn shar'u lahum min ad-din ma lam ya'dhan bihi Allah wọ́n wá ń bá wọn formulate àwọn ẹ̀sìn lè tó ṣe pé ọlọ́ọ̀bá gan fọwọ́ sí so ọlọ́run sọ ní Qur'an yìí igbe ọlọ́run challenge wọn pé sí wọ́n ti láwọn shuraka wù ní àwọn tẹ́ ti mú mọ́lọ́ọ̀bá nítorí a ti máa pé ìmọ̀ ṣe kí ní kan lẹ́sìn ipé ẹmọ́ sí báyìí ṣe ti wá láwọn ọlọ́run míì táwọn náà wá ń dictate wípé ẹlẹ́lẹ́lẹ́ iná ẹlẹ́lẹ́lẹ́ iná bó làwọn ṣe mọ̀ wípé ọlọ́run ọba fẹ́ kẹmọ̀fílẹ̀ ìjọsìn fún un tọ́nà fẹ́ kẹmọ̀fí jọsìn fún ó ti sàlàyé inú Kùránì ànábì ti mú wá ó ti tán so mú lọ́lọ́sọ̀ ní Kùránì ànábì dẹ́ sọ sallallahu alaihi wasallam pé fi amrina hadha ma laysa minhu fa huwa raddun ẹnikẹ́ni tó bá introduce àbí tó bá innovate anything tó mú nǹkan tuntun wá sínú ẹ̀sìn wáyìí ní tí ò sí ń bẹ̀ fa huwa in tó mú wáyẹ̀ o ádàlù láyà ẹ̀lúmìlẹ̀ máa wípé ẹyin tí mi bá mú wá kọ́ tí mi kàn sí ń kọ́ àti ti rí àti fìmí àdébìnrin kí man amila amalan laysa alayhi amruna tó bá lè ṣe iṣẹ́ kan ò bá mọ́jọ́ ọdúdálẹ̀ ó sáà ṣe iṣẹ́ kan àmọ́ iṣẹ́ tó ń ṣe yìí kò ń ṣe ń táwà nẹ́bí sọ pé kẹ́ ṣe bẹ́ẹ̀ kì ń ṣe bí mo ṣe ní ẹṣẹ́ ní fàhúwà rọ́dùn mú dá kí ní òjò láyà padà ní àwọn ṣẹlẹ́dẹ̀ pọ̀ tó ṣẹlẹ̀ láyà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam lè tó sì pé ànẹ́bí ọ̀rọ̀ ẹlùmí tí wọ́n ṣe nǹkan ìlú wo lélẹ̀ tẹ́yìn tó ń ṣe yìí ṣe ní wa àìmúkọ́ mẹ́lẹ̀ wa ó ṣẹlẹ̀ tó pọ̀ láyà àwọn sàábẹ̀ ànẹ́bí táwọn sàábẹ̀ ànẹ́bí ó ráwọn yẹ̀kan tí wọ́n ń

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا تتدي إبعين تبا توا دي وقبعين أنبي أنك أما بعد أنبي نمان سوكين يو يتبع أنك وجو جيما وقوق من كعيونا أتام مناسبات كل هذه خطبة الحاجة أن للمي يقبطوا في با إسلام لا أبوي لك إن تنبي أمان سوكين يو فإن أصدق الحديث كتاب الله dájúdájú in ti fi ń jódòdòjù nínú ọ̀rọ̀ oní tíra ọlọ́rọ̀ ọba Kùránì kò sọ́rọ̀ kankan tó lè jódòdò tó Kùránì wa khayrul hadi hadi muhammadin sallallahu alaihi wasallam ìmọ̀nà tí fi ń dájú ní mọ̀nàmí ànábì sallallahu alaihi wasallam ilé kìí ṣe kí bí ànábì fi ń yẹra rẹ̀ tánàbì bá sọ mọ́ kò sẹ́ni tí ó sọ fún wọn ọlọ́run tánàbì ń sọ yẹn ọlọ́run ló yá sọ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم إمنا تفين داجو ونمنا إبلاء النبي صلى الله عليه وسلم وشاور الأمور محدثاتها ètò fi ń burú jù nínú àwọn ọ̀rọ̀ nínú àwọn affairs nínú ẹ̀sìn yíò muhdathatuha wà ṣàbùrọ̀lù umúrí mọ̀fìdàtàtùwà ẹka gbé dáadáa èyí tó fi ń wọ́stì jù tó fi ń burú jù oun láwọn nǹkan tó ṣe pé ànábì ò mú wá gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn ènìyàn ní wọ́n padà mú wá létà wa kullu muhdathatin bid'atun bídà ni ànábì ló lọ láfú bídà yé o yẹ kí bí ẹnìkan tó kàn ní jẹ́ ẹnìkan ẹ̀ṣìmọ̀ ní ogun kan bídà ànábì ló ti sọ́kalẹ̀ mọ́mù nǹkan mẹ́wàá fàkúlà bídà àti dọ̀láàlà gbogbo bídà wá ní dọ̀láàlà ní ànú ní bóòlù sí jánù inú ilé mọ̀ dùn pé àá òmò iláìláìlá tàbí sí síwájú ọlọ́run ó mẹ́yẹ akúlà bídà àti dọ̀láàlà gbogbo bídà wá ní dọ̀láàlà ní wàkúlà dọ̀láàlà ti nìfèlì náà gbogbo tí bá ti ń jẹ́dọ̀ láláwò inú náà ní padà sí ẹ̀rù ànígbàjẹ́ kó yíwa gẹ́gẹ́ bẹ́sù wà níbi hadith ibn Mas'ud radiyallahu anhu àníbi ni pé kò sí ẹmà owó kò sí ànẹ́bì kan àbójíṣẹ́ kàtọ́lọ̀ ọba ohun rẹ̀ tí ìbá ṣe pé yóò ní àwọn hawariyun àti àwọn ashab yóò láwọn bí companions àwọn tó ṣe pé àwọn ni wọ́n gbà fún àwọn ni ó já wọn tọ́mọ̀ tẹ̀lé káàkiri

àwọn wà bẹ̀rẹ̀ sí ní máa sọ tí wọ́n ní sí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe ń tọ́lọ tí ànábì yóò sọ fún wọn kan sí ànábì ni ẹ sọ́ra fún nǹkan báyìí sallallahu alaihi wasallam ànábì náà sọ pé kò sí tó bóun ṣe wà tó bá ló fún tán kò sí bóun ṣe fẹ́ sí àwọn èèyàn ó dé náà níṣà tí wọ́n tó mú tuntun wá wọ́n sí pẹ̀lú ànábì ẹ̀sìn ànábì Ibrahim alayhi salam wọ́n sí pẹ̀lú ẹ̀sìn ànábì Musa alayhi salam wọ́n sí pẹ̀lú Christianity kò sí ànábì kan tí ó dé báyìí ẹ̀rí pé gbà tó bá fi 200 years kódà kò lé 100 years kò lé tó 20 years kò lé tó 10 years gan àwọn nǹkan tó dé ẹ̀yà tí lẹ́mọ̀ sẹ́bà yìí àwọn tó wá jẹ́ àwọn followers ànẹ́bì ẹni máa sọ mọ́ gbà eléyìí tí wọ́n tún mú wá yìí ànẹ́bì tí wọ́n táwọn alúgbà condemn gbogbo nǹkan tá mẹ́bí ló mú wá ní kéèkéè tí ó àti condemn rẹ̀ wípé ẹmọ́ kí o mọ́ kí o ní bá lẹ́bí ṣe kí o ṣe kí o má mú mi wá o má sọ fún mi pé èyí tí ìfẹ́ mọ́ kí ìfẹ́ mọ́ kọjú sílì má ti kọjú sílì ní kọ̀kọ́ forí kalẹ̀ ní ti má ti forí kalẹ̀ tán ó wá dìde orí ìdòkó lè ní fẹ́ mọ́ kafá tí àti mi a ní ìrún ah, lọ́lọ́ kí lóòtọ́ àmọ́ sí ìrún tó kí sí bá lẹ́bí ṣe kí ìfẹ́ mọ́

wọ́n bẹ̀rẹ̀ sí ma yọ́ fún mẹ́ àwọn tó jẹ́ àwọn àfẹ́ẹ̀sẹ̀ wọn náà yọ ilé eléyìí náà fún fẹ́ lè dákùnfẹ́lẹ́ ìfẹ́gbẹ̀kùn wọ́n yọ wọ́n fi mẹ́sì wọ́n ń sáàkì láti rẹ̀ ọlọ́tọ̀ ara lẹ́jù wa púpọ̀ fún wọn ẹ̀yẹ́ ìtẹ́ yọ ìrẹ́fílẹ̀ ẹ̀fẹ́ sí padà ẹ̀fẹ́ sí padà eré yóò síbẹ̀ ẹ̀yọ́ dánù internet ma ṣe gẹ́nẹ́ pé àwọn ètò ma ń pà lẹ́bí wọn dánù ni àlẹ́bí ilé wàhálà ti jẹ́ pẹ̀lú wa lọ́wọ́ àwọn ilé yóò pàdé wọn pa wà níbi ọlọ́ba tó bí ẹni tẹ mọ́ ń pàdé bí ọ̀rọ̀ ẹlẹ́wà ń sọ̀rọ̀ lẹ́nu tó fi dórí àdájọ́ ìta wọ́n fẹ́ pàdájọ́ ìta lẹ̀ fún mi lọ́nà fún ajọ́ ọdún sẹ́mọ̀ sí ní tẹ̀sẹ̀ yìí dá ẹjọ́ wò ẹjá wọ́n wá pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn tó jáwọn kìfẹ̀ rí nígbà yẹn náà ẹjá pa ọkùnrin yìí dánú yíò agbára rẹ̀ jẹ́ ju ìwà lọ náà fi pèpè pèrò láti pa nígbà tó náà tó lọ mẹ́sìn tó ti wá tún rí ìsìlọ́tọ̀ fáwọn èèyàn pé ní tí Mùsá mú agẹnjẹ o bó ṣe rí ni o ẹmọ́ dáwọn ilé o òun náà tó lọ tán bá yìí àwọn ìlú tó lórí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ tó kún kàmí sí ní àìsẹ́ ìmú nínú àwọn sọ́ọ̀tù kìrìsìtẹ́nìtì gan wọ́n fi rí rẹ̀ ń bẹ̀rẹ̀ pé nǹkan pọ̀ tán padà smọ́gbù wọnú kìrìsìtẹ́nìtì tí ò sí ń bẹ̀ tó ń jẹ́ lẹ́yìn bí 4th century lẹ́yìn kìrìsìtẹ́nì lẹ́yìn àti alẹ́bẹ̀ ìrìnsà tó kútẹ́ nínú ẹ̀lẹ́ Christmas tree àti ìṣọdún Christmas nínú ẹ̀lẹ́ Trinity ìyọlọ́ mẹ́ta lọ́kan wọ́n ó dà wọn council tó pọ̀ gan ní Constantinople láti fi ń sáàtà àwọn kíni pé ah, eléyìí ó yẹ kó wà ń bẹ̀ náà yóò sì fi lè sí ń bẹ̀ ẹ̀sí sí ìbá ń tẹ́lọ́run àtúndé tó mọ̀ tó ti fi tó ti fi fi yẹn ó ti ọ́tà mẹ́sẹ̀jì tí a lọ yẹ mọ́ tí fi fi yíyọ kó kò tí ọtúnṣẹ̀ ti débá mẹ́sẹ̀jì kò níwà ìní ìní tí ó fi sáyé pọ̀ mọ́ ọwọ́ bàyẹ́ ti tán sẹ́rí ní tí àwọn ọ̀sẹ̀ ní pé yóò mọ̀ bàjẹ́ sí yóò mọ̀ bàjẹ́ sí yóò mọ̀ bàjẹ́ sí ní ìsinmi ò lè fi kírísítẹ́nì ayé christian tó lẹ́yẹ jẹ́gbò tó bá láwọ̀ tó ní ó lè pọ̀ wọ́n kèfè rí lẹ́yẹ lè bá ẹ̀hùn lè rí lẹ́yẹ because yóò mọ̀ develop fún àwọn christian tó tún wà lẹ́yìn náà tó gbó bíbi 20 years lọ́gbọ̀n ló fi kọjá bẹ́ẹ̀ ní ìsìn báyìí lẹ́nì báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní Islam àti ráwọn mùsùlùmí tó ṣe pé mo wo fídíò yìí ó pọ̀ gan lórí page ẹni lórí Facebook exactly bí àwọn christian ní ṣe kódà bó ṣe múra bí àwọn christian ní gbogbo náà kò bá yíkọ́ ní kúrò nàíjíríà tó sọ́rọ̀ ní orúkọ ní orúkọ ní orúkọ lọ́ tó sọ́rọ̀ yìí ìyẹ̀lẹ́ mímọ́ ó ṣe sí níkan exactly bí àwọn christian àwọn ni sọba sọ fún ọ pé tí ìgbẹ́ ìgbẹ́ ìṣẹ́ ìṣẹ̀ṣẹ̀ yìí tí ìtì àbúgbà kẹ́kà tí mọ́ òṣèṣẹ́ nù tí bá ní òṣèṣẹ́ nù ẹ̀ kí bá mí ìbá ń sí lọ́wọ́ ẹni ìbá ń sí àà à ń sin náà ń kọ́ ní ìṣẹ́kọ́ tó bá tà nẹ́bì tọ́lọ̀ rẹ̀ tí wà mú ní sallallahu alaihi wasallam tí ó sábà ti gbọ́ píríncípù yíye yóò yìí tán àfá yìí láti mọ̀ sọ̀rọ̀ ṣe ti sínú ní ọkùnrin hmm, àní tó sínú àti tí ó sí ilẹ̀ ìyọkù nílẹ̀ ìpé láti sí mẹ́ ọlọ́run òmúwa ànẹ́bí fún wa sallallahu alaihi ọmọ sọ kíni pé ẹ lóòtọ́ bídíà ni lóòtọ́ olóòtọ́ là nẹ́bí ò sí àmì mọ̀ tètè gbà báhùn and but bídíà tó hasana ni bídíà tó dá ní bídíà tó dá sí ní kò sí wàhálà pẹ̀lú ẹ̀ torí bídíà tó dá ní mo fọ́lọ̀ mẹ́yìn ànẹ́bí ń sọ wípé ni ìwọ́n sọ fẹ́ bídíà kan wà tó dá sí ìtumẹ̀ ní pé orí ibú kan àtòrí ibú tó nígbà ah, orígbú tẹ́mi ṣe yí orígbú tó dáa lè ní ṣe kò pọ́síbù kò orígbú tó dáa wánà kò pọ́síbù ká ní kí nígbà tí ń jẹ́ bídá átún hasanatun a kò sí because ọlọ́run ti sọ pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam years ago ọlọ́run ti pèsè fún yín òun ti parí ìdẹ̀ra mo ti parí ìdẹ̀ra mílẹ̀yìn lórí o mo wá yọ́nú sí islam gẹ́gẹ́ bí ẹ̀sì tẹ́lẹ̀ ìfún islam èwo islam wọn tànẹ́bí òní sallọ́sàn àtàwọn sàábí rẹ̀ ní imam malik fi ń sọ imam malik tẹ́kù ní bí 196 after hijra nínú àwọn ìgbẹ̀yìn bí àwọn àtibáwù tàbí'í wọ́n sọ wípé ma lam yakun dinan eh, eh, fi zamanihim la yakunu din fi zamanina aw kama qala in tí kì bá kí ń ṣe ẹ̀sìn ní táìmù àwọn sàhábà kò fọ́sùn kó jẹ́sìn ní táìmù tiwa yìí that was around close to 200 years after hijra ni imam malik sọ́rọ̀ yìí àádẹ́ ti wà ní 1400 years báyìí imam malik sọ ń gbà tí wọ́n pé that was close to 1200 years ago pé in tí bá kí ń ṣẹ̀sìn láyé tèmi yìí láyé àwọn sàhábà kò lè jẹ́sìn láyé tèmi yìí Eh, ìnítàwà tí wá jìnà tẹ́yẹ wá ń kọ́ bó lẹ́ṣẹ́ wá máa nǹkan ní ní wà wà lè ní tẹ́wàá expect pé kémi gbà pé ẹ̀sìn ànábì náà tún lélẹ̀ kìkí ṣẹ̀sìn ànábì ṣe ìtọ́nù ló mú wá fún yín kẹ́yìn gbé wá sí ọ̀dọ̀ wa àwọn mọ́ lò àwọn òrújú kan fún wa ẹmọ òrújú tó mọ́ lò وأجر من تبعه عليها ومن أح ومن سن في الإسلام سنة سيئة فله وزرها ووزر من تبعها ani Ànábì sọ wípé ẹnikẹ́ni tó bá mú súnnà tó dáwà nínú ẹ̀sìn Islam yóò ní ládá rẹ̀ àti ládá wọn tó bá tẹ̀lé ládá tí wọn ló sì ní dínkù èyí tó bá sì mú súnnà búwá a yóò ní ẹ̀san rẹ̀ yóò ní ìyà rẹ̀ àti ìyà wọn tó bá tẹ̀lé àwọn ni ẹ̀yìn bá alẹ́bì ní pé sunnatan hasanatan àwọn ni wọ́n náà sọ ní sẹ oní sunnatun hasanat tí a nẹ́bì ní pé man ahdata fil islamu bid'atan hasanatan kí náà gbẹ̀ni sunna sunna tó ti wà ní ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ náà in tí èfò agbọ́ kíní tó jẹ́ súnà tó dáa ìwọ tún wá báwọn èèyàn tún gbé dìde ó ní ládà rẹ̀ ní tí wọ́n ṣẹlẹ̀ tàbí mọ̀ bẹ́ẹ̀ ni wípé ìjọ kan àwọn ọkùnrin kan dé wọ́n ń ṣe ìrìn wa ni wọ́n wá bú látòkè ah anígbà <laughs> sọ fáwọn pé ta ní ó sì sọ́dá kọ fáwọn ènìyàn ẹnìkan kan wọlé ni ó kàn lọ gbé báàgì owó kan ó sì gbé kalẹ̀ síwájú bó ṣe gbé kalẹ̀ báyìí àwọn sábà yóò fi báyìí gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí ni ni oníkàgbẹ̀ tó bá ṣe tó dá tó wá òun ló akọ́kọ́ initiate ẹ̀ tó gbé wá yóò ní ládàrí because ẹni yìí nǹkan èyàn tọ́kọ́ gbé wá yìí tó ẹni pé ẹni tọ́kọ́ gbé initiative move yẹn ìmá ẹ̀sẹ̀ sọ́dákọ̀ sí ní ṣe sí rẹ̀ but in this scenario èyí mo tó wá kọ́kọ́ ìgbàtẹ́ wá rí pé mo ṣe tèmi ẹ̀yìn ní abẹ́ ìsinmi ṣe ma ní ládá rẹ̀ bó ṣe wáyé tí ó bẹ́ ní ṣe wá gbé kí ní ìkàlẹ̀ báyìí báwọn sàábà ibi ṣe wá rí báyìí Ànábì wá ń sọ pé à ah, ẹnikẹ́ni tó bá ṣe rú nǹkan báyìí gbogbo ìtúwẹ́ni tó gbọ́n tí wọ́n fi nǹkan lẹ́njọ yẹn èyí tó kọ́kọ́ initiate yẹn tó gbérù múùfù o gbogbo wọn ìtumẹ̀ ní pẹ́ta kí bí ẹ káwọn ní bí i 20-20 reward for example bó sì wáyé yóò ní 20 times tó bí i 200 ní wọ́n gbogbo wọn náà sì maintain 20-20 tí wọ́n kò ní dínkù so ìbọ̀lọ́ to wọ́n wà nínú ẹ̀sìn wípé intanẹ́bì wà fi ṣẹ̀sìn kéèmù wá gbọ́lẹ̀ kí wá ní pé mo sásábẹ̀ lè ó yẹ sásábẹ̀ bí because ìmọ̀ ẹsẹ sọ́dá kọ̀ tẹ́lẹ̀ ó ti wà ní ẹ̀sìn already And yìí kan tún ṣe ní ìsìn báyìí káà ní pé ní báyìí a ní pé ah, a fẹ́ kọ́ kíníkan ní mọ́ṣáláṣí o ìmá ní pé ó dà mo gbé blọ́ọ̀kù mẹ́wàá lẹ̀ block mẹ́wàá tí wọ́n gbé kalẹ̀ yẹn sọ́dákọ̀ dẹ̀ mo ṣe kí mẹ́ sọ́dákọ̀ tí wọ́n yọ́ sí tẹ́lẹ̀ ẹ̀yìnwọ̀n ẹ̀yẹ́ ẹni kásí block mẹ́wàá kalẹ̀ ah oya ìlú gbé 200 kalẹ̀ oníkálùkù náà sọ ìlú gbé tẹ́mi kalẹ̀ ìlú gbé tẹ́mi kalẹ̀ ani ah, man sanna fil islam sunnatan hasana èmi báyìí tí wọ́n kọ́ gbé block mẹ́wàá kalẹ̀ yìí ni ládá gbogbo yìí yìí ni ládá gbogbo yìí because èmi mo initiate move tó ń ti wípé ìpìlẹ̀ kí ẹ̀mọ́ ṣe sọ́dákọ̀ ó ti already wà nínú ẹ̀sìn islam irú ẹ̀ náà tún ní wọ́n tún mọ́ mú àdádá bí ṣúgbọ́ àwọn because kò sí kíníkà nínú ẹ̀sì kódà tó fi mọ́kọ̀ tawhid àwọn tó bá fẹ́ ma sábúrú wọ́n ma ń rí one or two ìrújú bí doubt mọ́wá láti fi ba ogun kẹjẹ́ wọ́n ní pé Umar sọ ní táìmù rẹ̀ wípé nígbàtí àwọn èèyàn kíta rọ̀ rí ẹ̀ because Umar ló kọ́ àwọn èèyàn sẹ́yìn káàbì Malik àbí àwọn mìíràn sahaba náà torí bẹ́ṣe mọ́ kíta rọ̀ rí tẹ́lẹ̀ ní pé oníkálùkù mọ́ ń kí lọ́tọ̀ọ̀tọ̀ ni but what di time wọn Umar Umar wá kó wọn jọ sẹ́yìn imamu kan yá rárá ẹmọ́ kí lọ́tọ̀tọ̀ ẹkì lẹ́yìn Imam kan Umar wá rán kankan kí wá ní ni'matu bid'atin hadhihi man da la bidia ti mo se yi o man ya dubai Umar ń sọ pé òun sì bidia ilé náà kò sí evidence kankan bẹ́ because nínú kata ma lo bidia fún nínú èdè náà ọmọ lò kíyàfẹ́ nínú èdè gangan nínú èdè lárúwá ni pé tàbí kí ní ìwà tẹ́lẹ̀ èmi mo tún wá revive ẹ̀ mo lè ní kí bẹ́ẹ̀ ni èmi mo because kí ní ẹ̀tẹ̀ already kú tẹ́lẹ̀ bí ìkókò sí mọ́ ni èmi mo wá gbé dìde àbí ẹ lè pè ní bídíà in the language sense not in the religious sense nínú ẹ̀sìn àwọn tí mo tán pè ní bídíà but nínú lọ́gọ̀ tí wọ́n pè bídíà ní mo lè ní pé bídíà ní kò because ìmọ̀ mùnkan ó wà tẹ́lẹ̀ àmọ́ mùnkan náà but in this form as i am gbé wá ìmọ̀lẹ́nìkà bídíà ah, lélẹ̀ because you format yóò sí mẹ́tẹ̀lẹ̀ bó lásọ wọ́n mọ̀ pé in tí wọ́n máa gùn sọ kìí ṣe pé wọ́n mọ̀rún ló fọ́ọ̀mù kìíní fọ́ra rẹ̀ Ànábì ma ń ṣe tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam ó ní pé nígbà tí alọ́nà kálẹ̀bì ma kí tààrà orí fàárí Ànábì kí ní òru méjì Ànábì wá kí lẹ́lẹ̀ kẹta jọlá ọkọta Ànábì kí àwọn sàhábà pọ̀ gan wọ́n kí wọn rákà wọ́n padà lọ gbìyànjú lọ́wọ́ anẹ́bì anẹ́bì ní òfẹ́ kí fún ìjẹ máa máa òun bẹ̀rù kọ́lọ̀ mọ́ sọ́dọ̀ ọ̀rẹ̀ ẹ̀lẹ́yìn lórí tẹ́ ẹ̀ wà nílé kí ẹ ìmájúta kí látà orí ìjọ rẹ̀ sáré ẹ̀rù yóò kìlé ni Ramadan bẹ̀rẹ̀ báyìí mọ́sálásí kọ́kọ́ kún tíìmù ó ń wọbi mẹ́jọ mẹ́wàá lọ báyìí ẹ ti mọ́ fura yóò last kíní àyó ti mọ̀ bínú pé ah, ọ̀lá lọ́dún jẹ́ o wọ́n láwọn ògóṣùgbò wọ́n góṣùgbò ògóṣùgbò ọ̀lá so anẹ́gbẹ̀wà ní òun ò ní kí fún yímá because òun bẹ̀rù kó má dọ̀rẹ̀ yẹn kọ́ kàdà dọ̀rẹ̀ lórí ẹ̀ wà nílé kí má àdébì ló sọ bẹ́ẹ̀ fún ẹ̀sọ́lá àzẹ́là àdébì wà torí ẹ̀kí omi kálùkù wá kí lọ́tọ̀tọ̀ nígbà tó wá di tẹ́mù umar kí ní ìsinmi ìtẹ́fà wọn pé kódà ilé tí yóò máa jẹ́rìí láti máa fi takò bídíà ní pé ó mọ́ òtí mọ̀ pé kò pọ́síbù kó jọ rẹ̀ yẹ̀ mọ́ kí ni di anẹ́bì tí ó sọ́dọ̀ rẹ̀ yẹn ti kú wọ́n ti tilẹ̀kùn wáyọ̀ lè sọ̀kalẹ̀ mọ́ so anẹ́bì sì ti máa ń ṣe tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam tánàbí ò wá ṣe mọ́ nítorí kò fẹ́ kó jọ́rọ̀ ẹ̀lẹ́wà lórí kódà ànábì mọ́ sọ fáwọn ẹ̀yàn sàhábà gbá ń gbé sẹ́rí ẹ̀kí náà ń pè da'uni ma taraktukum anábí èkí fẹ́ káàkiri sábà mọ̀ bèèrè kọ́ṣẹ̀ púpọ̀ lọ́wọ́ kọ́ṣẹ̀ púpọ̀ kọ́ṣẹ̀ púpọ̀ because tẹ́bọ́n bèèrè àwọn questions mi nǹkan mí tí ń sọ́rọ̀ yẹn ọlọ́lẹ̀ sọ́dọ̀ rẹ̀ fún yín pé ṣe nǹkan báyìí nítò anábí ní wájú pé wà yìí sọ̀kalẹ̀ revelation sọ̀kalẹ̀ so tó mọ̀ bá lè sọ́dọ̀ rẹ̀ yẹn ó lè dù wàhálà fún yín tẹ́lẹ̀ ṣe so specifically anábí dimension ilé sallallahu alaihi wasallam ẹ lè lo ilé gẹ́gẹ́ bí evidence láti pé evidence ẹ̀lẹ̀ wíwá ní pé àwárí kan àwárí nìkan nínú àwọn sàhábà ó wá lọ mú kìní kan tuntun wá tí ó sí rárá fi báyìí àbí ẹ̀lẹ̀ lérílẹ̀ ẹlòmí òtù àmọ́ sọ wípé òkè ẹjú kí kó Kùránì jọ náà bídíà lòun náà mú mọ́mọ̀ mẹ́ṣà àwọn kìíní because ẹlòmí àti pé àwọn kan tán ma ń lò àwọn cheap cheap point lélẹ̀ tán ma ń lò láti fi kó bá wọn èèyàn ẹwà lọ àwọn cheap cheap point yìí láti fi ba ìpìlẹ̀ ìpè èyí gbọdọ̀ sí bídí àní ẹ̀sìn jẹ́ wọ́n ni kòránì sánàbí ni sí wọ́n gbà pé kòránì sáà ti pé láyà nẹ́bì àbẹ́ ah, ni ó ti pé náà ó ti tán ó ti tán tó bá ti gbà because in tó ti wà tẹ́lẹ̀ ó ti already wà lọ́wọ́ àwọn akójọ sí ìwé kan kòsìkòkò tí problem orí ẹ̀nà àkọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní wípé sórí táwọn sàhábà bá ṣe àpálùpọ̀ àwọn sàhábà nínú ẹ̀sìn hujja ni because Ànábì ti jẹ́ yíwa pé lan tajtami'a ummati ala dalala ṣẹ́rẹ́ àwọn sàhábà mẹ́ṣẹ́ wáyé mú ò lè ever unite lórí tó jẹ́ abú so táwọn sàhábà bá unite lórí pé ẹjá ṣe kìíní a ṣe pé tí ànábì ti fẹ́ ṣe tẹ́lẹ̀ náà ni tánàbí mọ́mọ́ sọ pé ya èyí kẹ́ ṣe ti má ti lọ́tán so kí ní náà ó ti padà sínú pé tánàbí wà ní sallallahu alaihi wasallam so ló fa jam'u al-Qur'an fi mushafin wahidin ọ̀rọ̀dẹ̀ tó ní kòránì wípé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun gẹ́gbẹ́ zuwa níbi hadith ibn masudin radiyallahu anhu ó ní inna allaha nadhara fi qulubil ibad ọlọ́wọ́ bá wo kàwé yẹn fawajada qalba muhammadin khayra ó wá fi annabi ó wá fún ní iṣẹ́ rẹ̀ tí ń ṣe islam thumma nadhara fi qulubi al-ibadi ba'da qalbi muhammadin sallallahu alaihi wasallam fawajada qalba ashabihi khayra qulubi al-ibadi an ọlọ́n tó wá wọ́ kàwọn olú tó dájú ọlọ́n wá rí kọ́ kàwọn tí wọ́n jẹ́ sàábí annabi ne ló fi ń dájú ọlọ́n wá mọ́ choose wọn pé ẹ̀yin ni kẹ́ jẹ́ companion annabi sallallahu alaihi wasallam ẹ̀yin ni kẹ́ jẹ́ olùtẹ̀lé annabi ọlọ́mọ mọ́ select wọn ni sí around annabi ibi bọ́ sí wọ́n sọ ní ẹ̀yẹ̀ rẹ̀ pé famaro ahu hasanan fahuwa inda allahi hasanan in táwọn sahaba bọ́ sí wáyé tó máa rí pé kí ní tó dá ní wọ́n ti rí lọ́dọ̀ annabi tẹ́lẹ̀ ní sallallahu alaihi wasallam automatically yà sí pé tó dá ní ẹ̀ so ó wá pọ̀ báyìí nínú àwọn òmùrùn sọ̀hábà ò ṣe ṣẹ́rí irú mọ́lìdì tẹ́sẹ̀rẹ́ ni tó wá kí bí àwọn sọ̀hábà lọ sí ni wàláyé ẹ̀sìn ni tẹ́kọ́ àwọn sọ̀hábà lọ sí because àwọn tẹ́tẹ̀lé ànẹ́bì lè lè àwọn ọlọ́mọ select wọn yí pé ẹ̀yin ní kẹ́ wà pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam ìntẹ́ bá ṣe tó bá jàpálopọ̀ ìntẹ́ ti rí lọ́dọ̀ ànẹ́bì ni bóyá ànẹ́bì ò ya sẹ́gbà tó wà láyé nítorí àwọn kinní kan ó wà fìjẹ́ pé ẹ̀yin ní kẹ́ ṣe tó má ti ṣe wàláhì ó ti wà ní ẹ̀sìn ni ok bóyá kí ni ànẹ́bí ò sí àbí bóyá tó pánẹ́bí ń bẹ̀rù àwọn kìíní kọ̀ọ̀kan ó wá sílẹ̀ fáwọn sàábà sáwọn sàábà ṣe tí wọ́n bá ti ṣe wallahi kò sí gbé ṣe kò lè sínú ẹ̀ṣẹ̀ abadan so àwọn àgbọ́yé ta ní láti gbọ́yé ni ẹ̀ nínú àwọn kẹ́mìtọ̀ tó mọ́ ní pé ìjọ kan wà ànẹ́bí ń sọ̀rọ̀ ànẹ́bí gbọ́ kí ọkùnrin kan wí kíní kan bí ó sọ àdkárì kan ànẹ́bí wá ní pé ta ló sọ̀rọ̀ tó ṣe gbogbo sánmà sí wọ́n ni lágbàjáwà ló sọ anigba ní ká in tó dá ló sọ yẹ wọ́n ni pìṣẹ́ ríwá yóò sàábà sọ kíní anigba ní tó dá ló sọ wọ́n náà ti sọ pé anẹ́bì ní tó dá ló sọ àbí ó ti tán agbó ti wà ní ẹ̀sìn náà nìyẹn tó anẹ́bì ló authenticate báyìí ó ló certify rẹ̀ èyí tí wọ́n ṣe lé ní ta ló certify rẹ̀ a ní kò sí báyìí fẹ́ rí bí kò ní time tí ẹni dẹ́ sọ̀rọ̀ ní yìí time tó ṣe pé wà yìí sọ̀kalẹ̀ ni ṣáyí tí mélòó mélòó kọ́ṣẹ̀ tó wá bí olówà nẹ́bí fún àgẹ́ sallallahu alaihi wasallam anẹ́bí wà dákẹ́ báyìí yẹntẹ́dẹ̀ olùwáhì anẹ́bí jù di revelation because ọlọ́tí yíò alìkùnrin pé wà máa yẹn ti kùránil hawa in huwa illa wahyu yuha revelation lànẹ́bí ń gbà kí sí pàánẹ́bí náà fi láákà yìí fọ́ọ̀mù kì ní yẹn tákánẹ́bí náà wọ́n pé ah ilé òkè òkè òkè ó ni kódà àgbàmí because ọlọ́wọ̀ ní ẹran màláíkà sí wa èyàn lọ́lọ́wọ̀ rẹ̀ sí wa ní èyàn yìí ni kò tó bẹ̀kú sọfẹ́ ẹnu ọlọ́run sọ bá nàbí wà láwọ́ takọ́ wà láàrẹ́ iná ba'da al-aqawil la akhadnahu minhu bil yamin tánàbí bá tó bẹ̀ tó bá sọ tẹ́mi ọlọ́run sọ ìmẹ́ ní mùkún so anábínú wà á dúró pé ah, ẹjú <laughs> kọlọ̀ bá rán mi in tí ó sọ lélẹ̀ bóò ni wọ́n sí wá fọ́mù tí ẹlé ní tí Jibril ò sì mú alátọ̀dọ̀ Ọlọ́run so ok ẹlẹ́kejì wá ní pé Ànábì rí tí sàábà sọ kíni Ànábì authenticate àbí kódà tó fi mọ́ ìwọ̀n pípẹ́ tàbí pèlè ní Ànábì authenticate ẹni Ànábì ráwọn míì náà tí authenticate kọ̀tọ́tá ní tẹ́mà Ànábì náà ni ó Ànábì ráwọn ìmí tánàbí ní ẹ́ because ìtumẹ̀ ní pé lè yínkọ́ o

jìbìrù wá sọ fún Ànábì pé tọ́ àwọn àsìkò tí mo lídìí ní ìrùn yíò ó làwọn àsìkò tẹ́ẹ̀mà kírùn kí n ṣe pá Ànábì náà lówó pé ẹjá sì kan sí ọwọ́ àbàbà káwá fi kan sí bí ọwọ́ ọ̀sán ká fi jù kan sí everything láti sánmà ní gbogbo ẹ̀ ìgbà tó wá pé ẹ̀hẹ́ iṣẹ́ tí mo ní ó jẹ́ ó ti wá jẹ pé lànẹ́bí ìṣẹ́fà òyìn níjọ nígbà kínágbé ọ̀rọ̀ tánẹ́bí báyìí sọ ní tàìmọ̀ hajj Eh, hajjatul wada anigba sọ fáwọn sábé mo jíṣẹ́ pé bí àbí mo jíṣẹ́ pé àbí ń jẹ pé fún yín wọ́n ni kọjúbà láktà a ò ti jíṣẹ́ pé anigba sọ pé allahumma fashad, allahumma fashad. ọlọ́run mo jẹ́rìí o mo ti jẹ́ pé o in tọ́lọ ni sọ fún yín mo ti sọ o mo ti tọ̀ o ti tánu sáàgbà tánà ibi sọ kí yẹn lọ́pọ̀lọpọ̀ náà sábà ti fura pé tọ́ àti kó ti tó ká nẹ́bí ìmọ̀lọ kódà idha jaa'a nasrullahi wal fath tọ́lọ̀ ti sọ́kalẹ̀ ìjọ́ ni Abubakar ti sọkún fi ẹ̀ wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu ìjọ́ ni Abubakar ti sọkún pé Ànábì ti parí mẹ́sẹ̀jì ẹ̀ ó ti jíṣẹ́ pé báyìí kó ma lọ lókù ti súnmọ́ umaru fàyẹ̀ difficult láti gbà fánàbí okú kódà umaru sọ fàyẹ̀ pé munafiki ní ní ẹṣẹ́lẹ́mọ́ lánàbí okú kéèké ọmọ kánàbí okú but ó bá wọn lójìí pé ah kó lànàbí òsè kú sallallahu alaihi wasallam Abubakar wá jáde ó wá ka àyá Kùránì fún wọn ẹ̀ ẹ pé kí náà gbé innaka mayyitun wa innahum mayyitun ànàbí okú gbogbo yìí nà lẹ́gbàdà lọ́bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí man kana ya'budu Muhammadan fa inna muhammadan qad mat èyí tó bá kébí ànábì ní jọ́sìn fún o. yíó ànábì tẹ́ jọ́sìn fún ó ti kú pa kébí ànábì ní wọ́n jọ́sìn fún ó ti fa inna la yamut àwọn tá kébí ọlọ́ọ̀bá ní wọ́n jọ́sìn fún ọlọ ò ní so ìtumẹ̀ ní kí mẹ́sẹ̀jì tá nẹ́bí mú wá ó ti rẹ́dì fún ni mọ̀ ní so bí ọ̀rọ̀ súnnà àti bídí àṣírí ní ẹ̀ so kò tọ́ kí yẹn mú kankan wá nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá kò sí tó fẹ́ fi justify rẹ̀ abadan in tó yá ń sọ ní pé ọlọ́ọ̀bá ń parọ́ fún wa nínú Kùránì kọ́ọ̀bù tó ti kún tómi ti kún rẹ̀ ṣé mo lè mú omi ọlọ́run ló ti pé ọlọ́run àlèyọ́mọ̀ àkìmẹ́lùtù o mọ́tán mẹ́rin àkìmẹ́lùtù ni a ti káà ah, ọlọ́ba ó pàwọ́ fún wa ní o torí kò sí sọ̀látùl fàtí ní ìgbìyàn tó lópò ń pàwọ́ fún wa ní bẹ́ẹ̀ni àsàlátùjọ sunday ò sí ní ètò lópò ó pàwọ́ fún wa ní tẹ̀sùbọ́ ò sí ní ètò lópò ó pàwọ́ fún wa ní ní tó ń sọ ní ẹwọ̀ lọ́yìn tó ń sọ ní ẹ àbíkọ́ ní no ọlọ́run kọ́ ló parọ́ ànábì ló fà àwọn mẹ́sẹ́jì ń pamọ́ ó áìdí ẹni ó yẹ ká nẹ́bí mẹ́lẹ̀ wa kò wá wá àìdẹ̀ àti ká nẹ́bí òkọ̀dẹ̀ họ́nà rìsáàlá ó di ó parọ́ fún wa ó dìsífù wa àwọn kí ní kàtí ọkọ̀ mú fún wa irú mọ́ olùdí náà ẹ̀ náà kò sọ fún wa ní kò kó náà mú ó mọ̀ ó parọ́ fún wa in tó ń sọ ni ẹ tó bá ní ha in sọ bẹ́ ìfi bídíà alẹ́ mọ́ ṣe bídíà mọ́ bídíà tó ń ṣe yẹn ìtumọ̀ tó ń padà níbi sí ni ẹ tó bá mọ̀ sàbí Allah subhanahu wa ta'ala kó lọ́wọ́ kò níbi gbogbo àwọn kan so ájúbí inṣáàlá tó bá ti di àwọn jọ́mìnà a ma ṣe àlàyé àwọn so hádà wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha okay in fact the next time a ṣàlàyé ni tí a bídá tọmọ̀ ká fíran àtàwọn tó ṣe pé mú fásikọ̀ ní wípò ní ìmú àdébí yóò sọ́rọ̀ ìdíkèfèrí níwà tí ó dẹ̀ ní sọ́rọ̀ ìdíkèfèrí tí ó jẹ iléṣẹ́ náà lọ wọ́lọ́wọ́lọ́